الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفنا الله سبحانه وتعالى أترى لكم أتقف يفوى النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي تسعر البيع ونيار الأنان زكاة الفطر so zakat tí a máa ń yọ before ọdún ìtúnú àwẹ̀ hukmuha kí ni dájọ́ zakatul fitri wọ́n ni wajibatun ala kulli fardin minal muslimin ọ̀ranyàn ni fún individual gbogbo àwọn musulmi sọ̀gír aw ọmọdé ni àbí àgbàlagbà zakarun aw ọkùnrin ni àbí obìnrin hawran aw horin award kò bá jẹ́ ọmọlábí àbí kó jẹ́ ẹrú náà ẹlẹ́kejì ni pé alaman tajib wọ́n ni alalmuslim ilhubri maliki limikdari sa'in so àwọn ta ma yọ fún àwọn tí a ti sọ yìí èyí ó yọ fún ọmọdé èyí ó yọ fún àgbàlagbà ta ní wà yọ gangan fúnra rẹ̀ òun náà ni ẹni tó bá jẹ́ mùsùlùmí tí kò kí ń ṣe ẹrú tó jẹ́ ọmọlábí tó dẹ̀ ní òdíwọn sọ́ọ̀ kan so ó ní sọ́ọ̀ sọ́ọ̀ bí a bí bí a múdù mẹ́rin kọ́yìn ní sọ́ọ̀rin so pẹ̀lú asọ́ọ̀rí annabawi yazidu yazidu min kútihi وقوت عياله يوما وليلة وتجب عليه عن نفسه من تلزمه نفقته كزوجاته كزوجته أو زوجاته وأبنائه وكل الذين يتولى أمورهم ويقوم بالإنفاق عليه so يو yíyó wa yọ um, sọ́ọ̀kọ̀kan min kútìl balad nínú oúnjẹ tí wọ́n máa ń so oúnjẹ tán máa ń jẹ nínú ìlú òun náà ni ènìyàn ó yọ so ní ọ̀dọ̀ tí wá báyìí so èyàn ó yọ bí rice èyàn ó yọ ẹ̀wà èyàn ó yọ àwọn oúnjẹ tíyàn lè jẹ tíyàn lè ṣe èyàn lè yọ gàrí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ní pé sọ́ọ̀ kan báyìí pẹ̀lú sọ́ọ̀rù nábáwí yóò mọ̀ wọ bí 2.5 um, sí 3 litre àbíká ní um, 2 kg lè tí ó ma ṣe dédé bí 40 grams bí between 2 and 3 kg so yẹn lè yọ 3 kg of oúnjẹ hmm? yẹn lè yọ 3 kg oúnjẹ so yẹn ni bí sọ́ọ̀ bó ṣe rí náà so tí wọ́n ni kígbà tí yóò bá fi ó súnmọ́ kó mọ́ wọ́n bí fún èyàn kọ̀kan ni ẹwù fún èyàn kọ̀kan so ṣe paint rubber kan ní ju 2 kg lọ ni tẹbájá àti wọn èyàn lè wọ́n pẹ̀lú pẹ̀lú scale kí yàn rí àbí tí èyàn tó bá ti mọ́ yọ lọ́dọọdún yóò ti mọ̀ pé ìdí òdìwọ̀n báyìí náà ni so èyàn wà yọ èyàn yọ pa ilé ọmọ àkọ́kọ́ ọmọ ìkejì ìyàwó bí ìyàwó mẹ́rin lèyàn ní èyàn yọ fún gbogbo wọn so mẹ́kùdáwàrù ha so oye òdìwọ̀n wo lèyàn máa ń yọ sọ́rin mìnà tamri tẹ́lẹ̀ tí ní ké between two and 3 kg náà ni ìyẹn lè yọ 3 kg àwọn sha'ir àwìlì bóbúrí àbí kó jẹ́ flower àbí kó jẹ́ bóbúrú àwọn greens náà wọ àwọn náà dhalik mimma yu'tabaru qutan àbábẹ̀bẹ̀ nínú oúnjẹ ìlú kìí ṣe yẹn nìkan kìí ṣe yẹn nìkan wọ́n ni tukhraju min ghalibi qutil balad kawruz ìyẹn lè yọ níbi oúnjẹ táyẹn mọ́ sábà jẹjú nùlú كروز والبرغل وغيره ومقدارها 2.5 كيلوغرام تقريبا wọn làwọn àti ń sọ yìí oúnjẹ ta mọ́sábà jẹ́ nù ráìsẹ̀ wà àwọn náà sọ wípé kí n bí 2.5 bí 2.5 kg so between 2 and 3 so ẹlẹ́yọ 2.5 ẹlẹ́yọ 3 kò dẹ̀ sí tó ní kí ẹmọ́ yọ jù bẹ́ẹ̀ lọ bọ̀ kí ẹmọ́ yọ bí lówó èyí òdí wọ̀nyí رضي الله عنهما وني فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والغبر والذكر والأنثى والصغير والكبير من المسلمين النبي صلى الله عليه وسلم وسنيور نينو رمضان كايو sọ́ọ̀kan nínú تمر نينو labidun كايو sọ́ọ̀kan nínú شعير فون gbogbo ẹrú generally bí káyọ fún ẹni tó bá ní ẹni tí ó dẹ̀ yọ èyàn yọ lórí ẹrú èyàn yọ lórí ọmọlábí èyàn yọ lórí ọkùnrin lórí obìnrin lórí ọmọdé lórí àgbà ìtumọ̀ ni pé tẹ́yìn bá ní ẹrú báyìí mẹ́sàlán èyàn dẹ̀ láwọn ọmọ gbogbo tó bá ti wà lábẹ́ èyàn èyàn yọ fún gbogbo wọn mutafakun ari hikmatu mashru'iyyatiha kí wá ni hikma kí ni wisdom tó wà ní ẹ̀yìn a kí ni òye tó wà ní ẹ̀yìn pé ká mọ̀ yọ zakatul fitri wọ́n ni aunan lil fuqara'i wal masakini wal ma'udhayn wa tughnihim ani su'al fi yawmil 'id in ta fi ní ká torí ẹ̀yọ́ ni pé ká fi kún àwọn aláìní ká fi kún wọn lọ́wọ́ pàápàá jùlọ lọ́jọ́ ọdún ṣẹ́ríjọ ọdún a ní bá wọn sọdún new year a ń easter a ń ṣe ọ̀ṣun òṣogbo a ń ṣe ọdún ìlàsù a ń sọdún ẹ̀yọ̀ a anything a ń gbogbo àwọn ọdún tán ṣe àwòkí ń ṣe ọdún méjìta nínú ẹ̀sìn islam òun náà ni ọdún léyá àti ọdún ìtúnú àwẹ̀ òun ló fi jẹ́ pé nínú tó ẹka mùsùlùmí mójútó òun náà ni pé ká ṣe ọdún yìí dáadáa gbogbo àwọn àníwá àwọn nǹkan tí ẹ fi ń ṣe ọdún tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ mùbá tó tọ́ òun lè máa fi ń ṣe ọdún and pẹ̀lú yọ̀dá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a ń gbìyànjú náà láti ṣe orí ètò ta máa ń ṣe lọ́dọọdún nínú around the masjid wa bí inṣáàlá léyìí tí àwọn yóò lè kọ́ ọmọ wọn wá láti wá sí ọdún dáadáa níjọ ọdún gangan náà láti inṣáàlá ṣe ibá yìí àbí so very good experience and memory of ọdún kan ní memory tó dá experience tó dá nípa ọdún so yíò ni òyìn jẹ́ pé kó jẹ́ pé ọdún àwọn kìfèrí ní ọmọ wọn a wá ń pè àwọn òbí àwọn òbí mi ń bẹ nínú nǹkan tíyàn ti fura sí dáadáa kódà tíyàn ti mú tí èyí sọ́nà kan tíyàn sí ẹ̀ méjì tó bá di ọjọ́ ọdún agídílẹ̀ lómi ò fi dìde láti ẹ̀ ni èmi ti dáadáa ni o sí mùsùlùmí lẹ́ni yìí lé ní ọjọ́ ọdún ìgbàlẹ́rì tẹ́lómi yóò kàn máa rí káàkiri náà ẹ jẹ́ kó di ìjọ new year ẹ́ ẹ jẹ́ kó di ọjọ́ kérésìmesì yóò ti wọ́sọ́ tuntun láàrọ̀ wà ló sì ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ìkanú àwọn ọmọ ìyá ń sọ fún mi pé nítorí ẹni akíjúmọ̀ àtàn ẹni ẹ aṣọ bí rán dẹ̀rẹ̀dẹ̀ bí rán dẹ̀ kan tó ti pọ́n kan báyìí lẹ́yìn ẹwọ̀ wá àjùkù tó pálapàla kan báyìí the day before that day àbí two days before then new year aṣọ tó kán sí tó dúó gidi ẹ̀lẹ́ sọ fún mi àbí ó dúó gidi wọ́n rẹ̀ ah. ní wọ́n sá ní ẹsẹ́ ìlọ́bẹ̀ ẹsọ fẹ́ ní ẹsọ fún ẹbá sọ ìjọ ọdún àwọn kèfèrí wọ́n lọ múra tọ́ nǹkan tó tótó yìí ìjọ ọjúmọ́ ọwọ́ àwọ́sọ ọ̀rẹ́ndẹ̀rẹ̀ dán sí mọ́sálásí wọ́lẹ̀ ìjọ ọdún ẹ̀rẹ́ lómi akọ́dẹ̀ àárọ̀ ọjọ́ ọdún gbọ́lẹ̀ lómi ó mọ́ ẹ̀kàn pípẹ́ àwọn pa àwọn yóò ti lọ ìdí tẹ́yà ti múra tẹ́yà ti wọ́sọ́ gidi bàtà gidi gbogbo nǹkan gidi òun èṣẹ̀ mọ́ rìn káà kọ́lákọ̀ ẹlùmí òkè lọ ìdì and also kádẹ́mà a ń sí ọ̀rọ̀ ìdì náà obìnrin ma ń lọ ìdì o mú ń Allah so but àbí ètò tẹ̀fí dájú èdè àbí àárọ̀ ọjọ́ ọdún ìtò ẹgbẹ́ tàwọn ìbá ti ń di 29 29 èyàn ti lé yọ 29 yẹn èyàn ó yọ ṣe àpéjọ́ kejì ó pọ́síbù kọjẹ́ pé 30 of Ramadan èyàn tún lé yọ́njọ́ yẹn tó bá dẹ̀ jẹ́ pé ìjọ́ kejì náà ni first of Shawwal léyìí tó mọ̀ jẹ́ àárọ̀ ọjọ́ ọdún èyàn ó yọ àmìyàn ti gbọdọ̀ yọ kó tó di pálọ̀ fún Eid so kí nìdí kí la fẹ́ afẹ́ kó jẹ́ pé àwọn masakin àwọn tó ṣe pé tọ̀ kì í ṣe pé nǹkan fi bẹ́ẹ̀ pọ̀ náà lọ́wọ́ tí ah, ó bá yìn àbí ọ̀dá tán bá tún irú àárọ̀ ọjọ́ ọdún yìí àbọ́dún kọ̀lá tán bá rí rice kò bá jẹ́ paint rubber kan méjì náà rí ni kò bá jẹ́ kìníbà alhamdulillah inú wọn náà at least so gbogbo jọ sọdún níjọ́ kejì lápapọ̀ báyìí kò ní jẹ́ pé àwọn kan dáná àwọn aha so àkọ́kọ́ nínú àwọn Um, òye tó wà níbi bọ́ sí ní ká máa yọ ní ẹ̀kejì nínú ẹ̀ ni pé litakuna tuhuratan lis-sa'im mimma waqa'a fihi minal lagwi wal rafath wal lagwu huwa ma la fa'idata minhu minal qawl aw al-fi'l wal rafath fahishul kalam wọ́n yẹ kejì ní pé kó ma jẹ́ àwọn àṣìṣe téyàn ti ṣe ti sọ tí ò dá àwọn Ah, nǹkan mí tí yàn ti ṣe tí ó bá mọ́ tó tó ẹ̀hẹ́ so yóò máa jẹ́ àfọ̀má fún àwọn irú nǹkan báyẹn <clears throat> ẹlẹ́kàrún masọ́rí fún ha ọdọ̀ àwọn olá fún ní zakatul fitri tú sọ̀rọ̀ fún zakatul fitri lil masakin kama jaa fi al-hadith wa huwa qawluhu sallallahu alaihi wasallam zakatul fitri tuhuratun lis tí wọ́n tí ò fẹ́ sí púpọ̀ ẹ̀yìn náà máa gbá kò fẹ́ sí nǹkan púpọ̀ lọ́wọ́ rẹ̀ ní ọdá ẹgbà ilé náà inú ó dùn kí ní dẹ̀ ni ó ma ń bí àwọn àǹfààní tó pọ̀ láwùjọ wà láàárọ̀ ọjọ́ ọdún ẹlùmí tí wọ́n wé pé eh ìní lọ́jọ́ ọdún báyìí kí lè yóò jẹ báyìí gẹ̀ẹ́ tàbátì ẹ̀láfẹ́ lọ ìdí sí tó bá jẹun tó bá ti jẹun lálẹ́ àná ní ó lọ ìdí láàrẹ̀ so tí wọ́n ni ẹbá tún rí pé at least oúnjẹ ti ẹ̀wà nílé oúnjẹ ti eh, oúnjẹ wà ní àbí àtọ̀ ah, ọya èmi náà ní change díẹ̀ kan ọya ẹrù oró wá ọya ẹrù ipò wá ọya ràn ló jẹ́ pé èyàn gbọ́dọ̀ yọ zakatul fitri nakdan bídá ní àbọ̀ bọ̀ lórí lẹ́kùn kí ní ìdí tí yóò yọ zakatul fitri nakdan kò tí ẹ̀ sí dìkan ju pé ànábì ò ní ayọ bẹ̀rẹ̀ sallallahu alaihi dẹ̀ ànábì wa sallallahu alaihi di pé gbóúnjẹ fún yàn gáàsì wo ní kó fi ṣe kí ló tí wọ́n fi ra gáàsì fún before then ṣe rí ẹmà kíyàn kan wà bí ó ṣe sọ wípé ṣèbọ́bọ̀ tọ́lọ̀ sọ ní ṣèbọ́bọ̀ nẹ́bì ní èyí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ wallahi kí ní ẹgbùrú gan ok ẹjẹ́ fún example tí yàn bá ní ewúrẹ́ àwọn nǹkan ọ̀sìn èyí ó yọ zaka bí ò ní yọ zaka anẹ́bì ní sallallahu alaihi wasallam pé tí yàn bá ní bí a bí ewúrẹ́ bíi bí ẹbí 25 èyàn yọ bí bíntul makhada bíntul abun èyàn yọ bí tí ẹ̀bá tán bá kà pé ewúrẹ́ tí ẹ̀ ní eye báyìí èyàn wà yọ ké ọmọdún kan nínú tí ẹ̀bá ní 25 ọmọdún kan lè fi yọ sàkà rẹ̀ lọ́dún ẹgbó kéré ẹwàdú ewúrẹ́ tí ẹ̀ ti ní ọmọdún kan lẹ́lẹ̀ yóò kàn yọ kẹ́nìkan wá dẹ́kọ́ ní ìrọ̀ ẹni to bá yọ ọmọdún kan fún ọ̀bẹ wo ni ó fi dú so ọ̀bẹ ní kọ́ ọ̀tà fún ọ̀fẹ́ kan fún lọ́bẹ ẹ̀ kó mọ́ jí ọ̀bẹ akẹni ẹ̀yìn gbàtọ́ fún ewúrẹ́ nìsìn kí ni kéwúrẹ́ ọmọ jẹ fẹ̀kan mọ́ fún ewúrẹ́ fẹ̀kan fún lówó kọ́ lọ rẹran fúnra rẹ̀ kó wá oúnjẹ rẹ̀ ẹ̀dẹ̀kùn ẹwọ ọ̀rọ̀ Islam ní nǹkan báyìí ìwọ ń sọ pé nǹkan báyìí ó ní èmi àtọmọ̀ yákàtà jọ jáde ní gbọ̀dún lè yábíábí mẹ́rin sísìn èmi ò dẹ́ ni ẹlò mo ti mọ̀ nínú lọ́rí mo ti mọ̀ àwọn alágídí ọkàn wọ́n ti ṣẹ́rí àwọn súfí wọ́n ti tírìn àwọn ẹ̀bí ẹ̀sìn mọ́ di ọ̀tọ́ ọlọ́run tọ́lọ́bà ti níṣẹ́ kan báyìí ọmọ ìjà lógún ni ọmọ ni yọrọ tó bá wá jẹ́ báyìí ńkọ́ àwọn ènìyàn wá dé afá bẹni ṣe fẹ́ sọ̀rọ̀ mọ́ ẹ̀pẹ̀ àwọn pàlàpàlà làwọn ilé yìí afá zakatu fitiri ẹgbẹ́ sí èyí olé fẹ́ yín yọ́ ni <laughs> kí ni rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ ẹ́ kí ẹmọ bèèrè ìbéèrè kí ẹkọ́ fẹ́ bèèrè ìbéèrè tó fẹ́ mọ̀ ìbéèrè ẹni tó ó ti mọ̀ pé àwọn súnà làwọn ilé kí ló tẹ́rọ lè fẹ́ yíyọ zakatul fitr kan ṣe yíò lè fẹ́ yíyọ ni kí ẹ̀ sì fẹ́ ni olówó sí lórí ìgbà tí máa ra ráìsì fún oúnjẹ kí ní ó fi dá ráìsì eyín rẹ̀ ni ó fi dá kí ni mú ṣe wá náà bí ìpá àlákàkún fọ́lọ́wọ́ bàtà nẹ́bì kí ni ó fi dáná yẹn ok kí wá ló wá náà nínú normal kí ló náà gbá ah, zakatul fitri tánàbí ni ayọ́ ni èmi náà wá fẹ́ ṣe sọ́dá kọ́ ẹgbà 5,000 yìí ẹ fi ra gas èmi kàn sí ilé ní sọ́dá kọ́ lọ́wọ́ ara mi ẹwà gbogbo àwọn ènìyàn kìí sàwọn tó máa ṣe sọ́dá kọ́ náà o kéèké bí arsenal kéèsé pé àánú àwọn aláìní ló wá ṣe igbá ah, àkíwà aláìní ó fi dáná ráìsì ó kàn fẹ́ jà nábì lógún náà ni sallallahu alaihi wasallam pé a ṣe tán nábì ni a ṣe ní ìrọ́ wallahi táwọn yẹn bá wà láyé ànábì wọ́n ma lálàsí ànábì streeti pé kí lọ ní a ṣe yìí àwọ́ ògbà ìgbọ́n sì ń bẹ àwọn náà pè munafiki láyé ànábì ìwọ̀n munafiki bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá ti tán ma ń eh, suratu Muhammad ọlọ́run sọ wípé wà minhum man yastami'u ilayka hatta idha kharaju min indik qalu lilladhina utul ilma madha qala anifa ọlọ́run ń bẹnu wọn wọ́n jòkó ní jòkó ànábì báyìí àmọ́kà jòkó jòkó pé kí ní wí lákùsọ̀kọ̀ ọlọ́ni ulaika alladhina taba Allahu ala qulubihim irú àwọn ènìyàn ọlọ́run ti dí ọkàn wọn pa wọ́n ti sọnù a wọ́n lè mọ̀nàmọ́ wọ́n ti sọnù tẹ́yẹnyẹ bọ́ sí ma ń ṣe láyé ànábì gangan ni ó ní Udayfa bin al-Yaman radiyallahu wọ́n ní kí ẹjẹ́ munafiki so àwọn nìkan bẹ láyé wa tó tún burú ju Abdullah bin Ubay bin Salul lọ ó ní ìdí ni pé kánú fi zamanin nabi yukhfunahu láyé ànábì wọ́n kí lè sọ àwọn ọ̀rọ̀ yẹn síta wọ́n mọ́ ọ̀rá ń yọ́ sọ láàrin ara wọn wa idha laqul ladhina amanu qalu amanna wa inna ma'akum nahnu mustahzi'un láyé gbọ́n tó bá ti pàdé àwọn mùmìnì wọ́n ní àìkàkà ah, lájọ́ ń sọ tó má ti wá wà láàrin ara wọn ni àwákà ń ṣe rí nífà Uzaifa ní sọ wá rí láyé ní àwọn èèyàn ó ma takò ànábì openly publicly like láyé kí ẹ ọmọ gbá wà sí rédíò ní ìsìn ẹn kò sí tó ṣe alẹ́fowó yọ zakatu ní fitiri ẹlẹ́ kìí ṣe dandan ní kó jẹ́ kíní torí aláìnítọ́ gbówó fún mo ní kó ti wá tọ gbóúnjẹ fún wọn àmọ́ mount ali láti wá Abu Hurairah sọ̀rọ̀ kẹfẹ́ nìkan ike nǹkan báyìí làdẹ́bì ní àṣẹ ẹni a ń bè pé ká ní ká ní pé à kí ni ká ní pé ànẹ́bì ní àṣẹ kan ní ká ní pé ìwú ni gbó ká ní ẹ̀yìn wà látẹ́dìrìbó lá al-amthal kí ẹmọ máwọn amthal wá kí ẹmọ máwọn ìbéèrè wá tí ó dákí ní ẹnu ànẹ́bì sọ pé ẹjòkó ẹ ká wá ní pé kí ni ká ní pé ká ní pé ẹ azumi pé káwà gbà pé kí ni azumi kí ni azumi kí ni ká gbà èyí mọ́ jùpá sẹ́lẹ̀ fọ́rọ̀ látọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam so eléyìí ni èyí ó fi yọ wal miskin jaa ta'rifuhu fi qawli nabi sallallahu alaihi wasallam alladhi la yajidu ghina yughnihi wa fàyìtàsọ́dọ̀kú àríhì wàlá yìsàlùnà sí ṣíyà wọ́n ni miskin lẹ́gbẹ́ pé kò ní kankan tí ó ná tí yóò àṣẹ sọ́dákọ̀ fún kò lẹ̀ pẹ̀kú bí ẹni ẹ̀nà dẹ̀ ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn but ó sàjẹ́ miskin ẹni tó dákẹ́ ẹni tẹ́bí ń pa ọ̀rà dákẹ́ waqtu ikhrajiha báwo ni ẹmọ yọ alwajibu ikhrajuha qabla salati al-eid wa yajuzu ikhrajuha qabla yawm al-eid wa bi yawmin okù ọdún ọdún kújọ kan àbíjọ méjì látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu ni farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr tuhratan lis-sa'imi min al-lagwi wa rafath wa turmatan lil masakin man addaha qabla as-salati fa hiya zakatu maqbula wa man so zakatu al-fitr wani en tó bá yọ before eh ọdún en yọ zakatu al-fitr tẹ́ni bá yọ eh, sorry before ìdí tẹ́ni bá yọ lẹ́yìn ọ̀yìn òun ìdí ẹni ẹ̀kàn sí sọ́dákọ̀ ní hmm? sọ́dákọ̀ ẹ̀nà ọlọ́run gbà ò àmá kèkín ṣe zakatul fitri ma báyìí hmm? so kèkín ṣe ìbádà zakatul fitri ma ìbádà milẹ̀ ni ẹ ṣe yẹ so an bí ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa point mi tó ẹka tó wá mẹ́ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ní pín zakatul fitri èyàn lè yọ fúnra yìí àbí kí èyàn gbé wá sínú mọ́ṣálásí níbi tó wà trusted tí wọ́n ti bá yàn pín dédé bẹ́ẹ̀ni wallahi mímọ àwọn ibìkan <laughs> lẹ́yìn ọ̀sẹ̀ méjì àfáà sí mú gàrí zakatù fitri lọ nífà àyàn wallahi mú à ṣíò dánlẹ́lẹ̀kà zakatù fitri à lẹ́kọ́ kọwàá ìpà anọ́mìlì ìpà ẹja kọwàá sí ọ̀dọ̀ àwọn àfáà mọ́ṣálásí àwọn ni ó bá ṣe kíni ọ̀kan bá wà záàrì bá tó káwọn wò pé ẹ́ hmm. lẹ́kọ́ tí àwọn náà ní ẹ̀wọ̀n kan bá mistake ní kíni ẹ̀ a ní ìmámù láwọn yóò lọ kó fún ìmámù gangan bẹ́ẹ̀ láwọn yóò sábà ṣe ìmámù gangan kíni ẹ̀ kí ń ṣe property ìmámù so in tó wọ́n bẹ̀ ní wípé òkè èyàn lè pín fún àyàn kí o sí ìṣù mẹ́ èyàn lè pín fún àyàn but in time of ìgbà fún imam ilẹ̀ yẹn dẹ̀ ó wọlé nípa bóyá ní yíò tún gbà tó pẹ́rẹ́ òun ni imamu ní àdúgbò àdúgbòsílásí kan òun tún mọ̀ hálà wọn tọ́jọ mọ́ ń kírùn pá ẹni yìí àmẹ́lá dúgbò pá ẹgbẹ̀ fún yà ẹgbẹ̀ fún bàbá kó lè bá kárí kó máa dìrí pé bóyá nọ́mí bóyá tẹ́mì bá lọ gbé fún ẹnìkan di sẹ́mẹ́ tẹ́mì fẹ́ gbé fún náà èyàn bí mẹ́wàá lẹ́lẹ́lẹ́sẹ́kẹ́ ni wọ́n lè dẹ̀orí ẹ̀kọ́ àwọn masaki ní mí sí wà láwùjọ náà tí ò ní sékíní tí ò ní dọ́dọ̀ tí wọ́n báyìí but tí wọ́n bá gbé wá ó súnmọ́ kó wà centralized gẹ́yàn lè pín kí pé ah, ẹgbẹ́ lọ́bí ẹgbẹ́ lọ́bí property ni alẹ́ yóò oṣù méjì àyàn sì ń jẹ ráìsì wọn mọ gàrí lọ́nu ní property imam kódà imam ò lẹ́tọ̀ sí zakatul fitri tí ò bá kí ń ṣe miskin ẹ̀yẹ́kọ́ wa báàgì ráìsì kan gbé sílẹ̀ <laughs> Eh, ti bàbá lè mọ́múnù <laughs> bàbá lè mọ́múnù kí ni lẹ́yìn kí wọ́n gan tún gbé zakatul fitri tí ẹ sí ibẹ̀ kan yọpọ̀ kan pè pọ̀ fáwọn èèyàn ó yẹ báyìí àrí àbí alákòṣánà so um, kò sí mẹ́sàlá mi bẹ̀rẹ̀ inṣáàlá táwọn kan mẹ́bàá tí ẹ bá rẹ̀ tí yóò mọ̀ sọ́lá wọn jùkọ́ mi inṣáàlá ẹ tó bá ní ìbí òkè àrí sẹ́ntìrì yes sir ánù kò lè yọ torí owó kó miskin like zakatul fitri kò sí ìtẹ́bàlì gbé fún tí ó yọ kó miskin sẹ́fẹ́ kó bá di rice mẹ́wàá fún mi ṣe báyìí àmì àwọn sọ pé tí tán bá kọ̀ọ̀kan fún miskin tó bá pọ̀ sóòrùn lè pín òun náà lè pín sọ́dákọ̀ tán bọ̀ kò lè pín zakatan lil fitri kò ó kẹ̀lẹ̀ jẹ́ sọ́dákọ̀ pa ó ti pọ̀ lè tèmínà babaláwájá tó jẹ́ lébọ̀ half-bag of rice ẹni ẹgbà paint rubber ẹni ẹgbà oúnjẹ bá ẹgbà sẹ̀mú méjì tún yí bá yà rí wallahu a'lam náà ok wọ́n ní sí bàbá lè yọ zakatul fitri fún ọmọkùnrin tó ti fẹ́ yàwó bẹ́ẹ̀ ni wọ́n lè yọ fún tẹ́kọ́mọ̀ yíò bá lágbára àti yọ tí bàbá dẹ̀ lágbára tí ó bá yàwó tọ́mọ̀ yíò bá lágbára nítorọ́mọ̀ ọ̀nẹ́sì so uh, wọ́n lè yọ fún tán bá lágbára dáadáa bẹ́ bọ̀ tán bá lágbára wọ́n kàn rọra yọ fáwọn ìtagbára bá mọ̀ náà káàtà pé ọmọ mẹ́fà mú ní tọ́ ma ti á ibi tó dé nìyí tọ́ la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run òkè ńlá nǹkan bọ̀yàn lọ́rùn àfin ẹ̀hẹ́ ẹ̀mù ọ ni a mú مجمل عيبه توبيك يا جماعه صلاه العيد في المصلى ان شاء الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته